لهم وجوه الخيرات وكيف يتسابقون إليها صلوات ربي وسلام عليه فهو رسول إنسي لا جني لذلك وهو بشر كأمثالنا لكنه فضل علينا بالرسالة والنبوة وما هو بذلك على الغيب بضنين صلوات ربي وسلام عليه أمة الإسلام فإنني أوصي نفسي وأوصيكم بتقوى الله فهذه وصية ربنا سبحانه وتعالى لجميع خلقه من لدن آدم إلى آخر الزمان قال الله سبحانه وتسامى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم تركنا على خير كبير ومن ذلكم أنه كان أخذ بجانب العبادة بكليتها وكذلك أخذ بجانب الرياضة وكان صلوات ربي وسلام عليه وقافا عند حدود ربي سبحانه وتعالى كيف لا وقد أمرنا ربنا سبحانه وتعالى بالاستعداد لأداء بكل وسيلة من وسائل القوة قال الله سبحانه وتسامى واعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم فإذا أمرنا سبحانه وتعالى بالاستعداد للأداء بكل قوة نملكها لا بد أن نفهم هذا أن المشروع لا ي... أن ما... أنه لا يتم المشروع إلا مع تمام ما شرع به وما لا يتم المشروع به فهو مشروع لذلك رأينا من شريعة من قبلنا ولم تخالفه شريعتنا الغراء فيما حدث في قصة يوسف مع إخوته قال الله سبحانه وتسامى وأوحينا إلى آخر أن أهل الله سبحانه وتعالى إلى يوسف أن يسكت عن جميع ما يفعله له إخوته فإنه سينتقم منهم بل فإنه سيأتي بما وعده والله غالب على أمره فلما رجعوا إلى أبيهم ماذا قالوا قالوا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا ولكن أمة الإسلام فهذه المسارعة والمسابقة ما بين مضيق فيها وموسع فيها لكن ماذا قال شريعتنا في هذا فإن خطبتنا تدور حول هذه المسائل العلمية الفقهية فقال فلما بعد سؤال المسلمين أن ترى لكين كراد جرفان النبي صلى الله عليه وسلم أن تلو مراتب ما جاك يفمقوا الله بان سالكون كان النبي وبان سالكون لارك àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alìkíyàmà ẹmọ ìyànú ẹ̀sìn bó ń fi àgbọ̀nrán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ o sẹ́nà náà létí ìbẹ̀rù rẹ̀ anittaqullah ẹjẹ́ àjọ kọnu ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọkọ̀ aláṣẹ ká bẹ̀rù rẹ̀ bó ṣe pàmọ́ tó lọ ṣáájú aláṣẹ káwọn náà kí wọ́n tí ọjọ́ sí wá láǹfààní ní ayé àti gbangba alìkíyàmà kọ́lọ̀njọ́ jàrí kó mọ́sá àṣí ní ìrọ̀rùn fẹ́mi àtẹ̀yìn èyàn ànú ẹ̀sìn annabi sallallahu alaiwasallam wasallam kèése annabi ojú kan gbogbo ojú téèyàn fi máa ń rìnà lọ síbi ìyọnú ọlọ́run ọba sallallahu alaihi wasallam ní fi ń rìnà lọ síbi ìyọnú ọlọ́run gbogbo nǹkan tẹ́nìkan lè dé tó lè wáyìn ókè lódì lè dé tó lè wá lò rẹ̀ sódì anábì sallallahu alayhi wa sallam ó ti sàlàyé ẹ̀ fún wa allah subhanahu wa ta'ala ó sì pàǹbí lásẹ̀ bẹ́ẹ̀ anábì sì jẹ́sẹ́ náà wípé ya ayu ar-rasul balligh ma unzila ilayka min rabbik wa in lam taf'al fama ballaghta risalata wa hadha an-nabiyyu al-karim ó ballagha risalana débi pé ń sọ pé allahumma fash'ad hal ballagta anábì sọ fún àṣọ àbá wípé in ti ń mi sí sọ́tún nǹkan tó rú yín bí wọ́n ní wallahi kò sí halibalat ṣe mọ̀ jẹ́ sẹ́yìn pé qalu na'am wọ́n ní ọjẹ́ pé annabi allahumma fashhad ọlọ́run ọba mi o mọ̀ jẹ́ sẹ́yìn pé jẹ́mọ́ àtàbáwọ̀ òjò wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ halal nínú ẹ̀sìn àwọn èèyàn ọbọ̀ bẹ́ẹ̀ wọ́n lò rẹ̀ bọ̀ sódì yóò wà máa jọ haram lójú àwọn èèyàn wa min dhalikum lára àwọn nǹkan yìí ó náà ni almusabaqo awisabuku awisibak almusabaqo fi shari'ati islamiyya kí là ń pè ní musabaqo wọ́n mú láti bí fíìlì sábàkọ̀ tí ma ń túmọ̀ ìjọgbawájú ara ẹni bulugul gọ́yà kọ́bla lọ́yìn kéyìn ò débi ń tàn fẹ́ sáájú ẹni kejì àwọn ìmùsáàbàkọ̀ kéyìn ọ̀tẹ́ ẹni kejì rẹ̀ kọ́tayọ in ti ń jẹ́ bẹ́ẹ̀ ìsìkánil bá fi alákọ̀ọ́kọ́ asábùkù ó ní ìjọ fi gagbága awá ní asábàkù asábàkù ó ní máa jù ìlà lìsábìkì mínà lè jù ìlì in tí wọ́n bá kó kalẹ̀ fẹ́ni ọ bá gbégbá orókè níbi ìfigagbága ó là ní asábàkù bí sin wàfátìlbà wàlkọ́f awá ní asábàkù mi tó ń jẹ́ sin tí nǹkan yòókù rẹ̀ wá para tó bára wọn mú ọ yàtọ̀ sí sábàkù tí wọ́n bá fún ẹni tó bá gba tó bá gbégbà orókè òun tiẹ̀ ààrẹ kan ni àwọn ọkùnrin lọ́lọ́m máa fi ṣe kèsí ìsábà wọ́pọ̀ olẹ́ni tó jẹ́ wípé kò sí ìgbà tí ara rẹ̀ máa lọlẹ̀ bí àwọ̀ ẹ̀ndáná lọ kí òun sì ni tí àwọn àgbàlagbà wọn sọ̀hábà òun ni tí àwọn àgbàlagbà wọn àfà tí wọ́n kíyèsí tí wọ́n fi sọ wípé ṣábàkù kọ́ ní da ẹni tí ó wá bánsà sálàm láàmù nínú àdífẹ́ àbí ìrọ́rọ̀ wípé halak tèmítà o mo bló o mo pàdánù o kí la adé tó fi ní ti ẹ̀ta kí ló mú ti ẹ̀ta mo mọ̀ sọ́lẹ́tọ̀ ọ̀mí lọ́kàn àwẹ̀ o tó pé ṣábàkù ní bá kò ní tánà tí ẹ̀ ibẹ̀ ń kọ́là lọ ṣùgbọ́n sin olókẹwà sin ni àtàbákù o ní tí ẹ fi ilẹ̀ fún ẹni tó bá ṣe kí ni o tó bá gbégbá orókè jù nígbàtí àbá ń ṣe ìdíje sí ìdíje wá wà ní ìsìlámù sánà bí ìrójú àti ṣe ìdíje ibi múṣkílà ti wá dére ẹni tí ń dojú kọta ń dojúmọ́ irú àwọn ìdíje wo sì ni ó tún wá wà majalátul musabakọ̀ àwọn bí tí ìdíje tọ́ráríwọ̀ tó fún ni àbọ̀fẹ́ ṣùgbọ́n kákọ́kọ́ ma ti ń jẹ́ àsábùkù ìfigagbága pé mo lè ṣe nǹkan ìjú ọ̀lọ́ olóṣèjù mi lọ wọ́n àsábàkù in ta bá fílẹ̀ fún tán kí wá ní musábàkọ̀tọ̀ wá jáde ń bẹ̀ ìmájọ́ fi gbagbagba yìí o náà ni an yusọ́ ibà rọ́júlù sọ́híbàhú ìlàṣẹ́ kí èyàn kí èyàn ọ̀sáájú ẹgbẹ́ rẹ̀ ṣe nǹkan tí a jọ ń ṣe pọ̀ nígbà kankan náà tọ́yì nǹkan yìí sáwárẹ̀ rí fún mínàlì kìtàbí wà súnnà àwọn mímọ̀ ní fa hukumuha ilmusabako aw hukumuhu al-sibaku aw as-sabqu jawaz in tó tó ta lè ṣe nú ẹ̀sìn ni wọ́n ní ṣe ẹlẹ́rìí àwọn afọ́ ẹlẹ́rìí ń bẹnu al-Qur'an Allah subhanahu wa ta'ala in bá ní sọ̀rọ̀ ní suratul anfal wípé wa a'iddu lahum mastata'tum min quwwa wa min ribatil khayl turhibuna bihi aduwallahi wa aduwwakum ẹ̀yin mùmìnì gbogbo tí àwọn ọ̀tá yẹn náà tí ń rò pé tán àbá ti ní ẹ ní lè dojúkọ àwọn ẹ ní lè tó bẹ́ẹ̀ kẹ́ ẹ fi gagbá kẹlá wọn ẹ̀yìn náà lọ rè máa wá lẹ́dì wọn àwọn mímọ̀ wọ́n wá fi sùúlù sọ̀rọ̀ yìí wà ìdúlà ọmọ sàtọ́tùmí kú wà nínú gbogbo òran agbára in ó mú ọpọlọ yín pé in ó mú egun yín le ẹ̀yìn náà máa múra rẹ̀ lẹ̀ di àwọn kíni o di àwọn ọ̀tá yín ara rẹ̀ òun ni ká mẹ́ẹ̀sìn gùn kalè ti sáré kọ́mọ̀ jẹ́ pé ń pàtí ẹ̀sìn bá gbé asáré tí bó ṣe yẹ lọ ojú wọ́n máa pò yìí ara rẹ̀ ká mọ̀ràkùnmí gùn ara rẹ̀ ká mọ̀kọ̀ gùn àmọ́ bí àwọn nǹkan yìí àti àwọn dẹ̀lílù wọn ara ẹ̀ ká lè wẹ̀ ara ẹ̀ kéèyàn ó lè sá eré ara ẹ̀ kéèyàn ó lè rìn láàrin 5 minutes màárín láti bí ìjábẹ̀ bridge mùsùlùmí èsẹ́ èyàn dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ inọ́fà tó fi jẹ́ pé lára àwọn nǹkan àkọ́kọ́ kò mú kò èyàn mọ̀ ṣàtàrù àdáàr èyàn ó sọ mọ́lá sọ àtàálá gbogbo nǹkan tó rí kí ọmọ ṣe kíṣẹ́ tó fi lè máa jìnà síyàn èyàn mọ̀ ṣe ṣùgbọ́n kan wá ń bẹ tó ti wà lára èyàn èsù òní súnmà òní kí èyàn jẹ́ tó smart tí bá rìn kò ní jẹ́gẹ̀jẹ̀gẹ̀ bí ń sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ jẹ́gẹ̀jẹ̀ ṣe ti gorí mímbàrí àmọ́ tó mú ọpẹ́ lónìí ogo ti sódà ọ̀pù mùsùlùmí o mùsùlùmí o rìn àgbà kílẹ̀ ri wa gbogbo mba rí báyìí mùjárọ̀dù pẹ̀yàn rí bẹ̀ ṣẹ̀tọ́ ọmọ ja hadith umar ibn khattab radiyallahu ta'ala anhu han sa wanu wa ti ọ gbogbo ti mi Eh, ànábì asọ́tá àjọsàdé ń jò ní tí a sọ pé inṣàlọ́ inṣàlọ́ yìí ní ìsìn ọlọ́run ṣe ohun kàtí dé o mọ́ gbọ́ ohun kàtí tó kó wá ohun kàlùkù ń sọ tí ẹ wọ́n kọ́nà sọ̀sọ́lá umaru bá dé dákọlùbá umaru bá kẹ́lẹ̀kùn àbákìrì jẹ́jú o bí umaru ṣe dé gbogbo ìyàwó bá fán ohun kàlùkù wá yàrá rẹ̀ lọ ànábì wá ń rẹ́rìn umaru wá ń wà ní gbogbo kí ní pàdé ẹlẹ́ àìjẹ́ gbóhùwọ̀ ọmọrú tó kálukú wá ń sá wọlé ọmọrú ni à kí ló ń wá ṣe tí ogun fi wá ń sá wọlé gbìyànṣe fún mọ́rù lè sí inú wípé ìnàkàlà aglam ìwọ ọ̀rọ̀ bí ànàbí gbogbo nǹkan ti kankan ni umaru ni ọ̀ ànàbí ni umaru máa rí sí ìwọ nílẹ̀ tàbí àìpọ̀nlé àpọ̀lé lọ́jẹ́ fún ọ só mẹ́mọ̀ tọ́lọ́wọ́ bá ṣe fún ọ ni ma salakta fajjan qat illa salaka shaytanu fajjan ghayra fajjik só mọ̀ pé kò ọ̀gbà bí kẹkọ járí kéṣù ọmọ wa bọ̀ kọ fẹ́ pàdé rẹ yóò hàn ní tó bá ti rí ọlọ́ọ̀kẹ́ ṣé wọ́n tẹ́sù wá hàn ọ́ fún lẹ́nìkan wà sọ́nà mọ̀ bí adámọ̀ wípé o ṣe rọ́lù ní lẹ́ni tọ́jọ́ wípé àhẹ́lẹ́ ò kọ́dà kan mọ́ lè jà kọ sọ́rọ̀ àkìlẹ̀lẹ̀ yóò kọ́dà kàgbàdà ọmọ kàntọ́ sọ kèé sọ̀rọ̀ burúkú kèé sáàdé ń gbó musulminu ṣẹ̀tọ́n mujarọ́dù rẹ̀ ṣẹ̀tọ́ ọmọ sáfúntọ́n àwambọ̀ adéṣọ́ àsálám ọlọ́run sọ fún wípé gbogbo ń tábà lè fi múra lẹ̀ káwà náà ò ní nínú agbára àwọn mímọ̀ wá ní ìmà

in tá a pè a in mú di bẹ́ẹ̀ ara ń a pè náà jẹ́ nínú al-Qur'an suratu Yusuf ọlọ́n ni àwọn ọmọ bàbá nabi Yusuf wọ́n ti mọ̀ ti a fẹ́ ṣe fún wọ́n lọ́wọ́ bá wọn pé ọmọ tẹ́ ẹjọ́ máa bá wa jáde sáwà tó bí adúró ń kàtà àtó yìí àwa bí mẹ́wàá yìí àwà àmọ́mẹ́ ilé ìjáde yá àsọ̀nù máa lọ àbínàkó ṣe ah, bàbá wọn ní ẹ̀rù ń bá mi ẹ̀yin lè máa ṣe nǹkan mí lọ kẹ́ẹ̀tì fílẹ̀ ń bẹ̀ wà kí kòkò ọmọlọ ọpọ máa mi jẹun ní ìkó bó ìjí kòkò bè bá ti àtànù nígbà sí plan kan tí a jùnú kàga wọ́n padà wá wọ́n ní ire bàbá wa inna dhahabna alọba ṣe máa lọ wàtàrọ́tìnà yusuf àyíndà mata'ina ibi afẹ́ruka àfi yusuf bẹ́kù ìwọ́sáwà ń bí torí ò tí ilé máa sí báwà sí ń se wà dhahabna nastabiqu labá bọ́ sórí pápá nastabiqu àwa ń seré èje apákan àfáà ní qad yufidu hadha alintibol kunna nantazil àwa lọ mú ọfà a fi àwa gbé kankan wájú wa tó jìnà àwa ń fi ọfà sùn nǹkan yẹn ó lè túmọ̀ rẹ̀ nẹ́sẹ́bìkù ẹ́ bílá àkùdám à ń sá eré ìje lẹ́yìn àwọn pé àwọn tí ó kọ̀kọ́ débi igi ọ̀kan eré táwà ń ṣe lélẹ́ o nígbàtá ìpadà sí ibi táa fi Yusufu sí fọ́ àkàlà òdí ìkókò ti jẹ́ o níjọ tí alọ́sọ̀ àfẹ́lá ń sọ̀rọ̀ fún annabi sallallahu alaihi wasallam in tó ẹ kó fi gbẹ̀yìn rẹ̀ ní wípé bó sì jẹ́ pé eré èje tí a ń seun a nìkẹ́yìn ó se mọ́ àníbí náà ṣàlàyé bẹ́ẹ̀ fún wa bákan náà ṣẹ̀rí àwọn tọ́lọ sáájú wa nìyẹn ṣẹ̀rí àti àná ní nígbàtá àrí nǹkan tọ́tọ́kí ni ó tọ́takù nínú ṣẹ̀rí àwa àrí ẹ̀rí níbẹ̀rẹ̀ náà Allah subhanahu wa ta'ala fún rárá ìtú bá ní sọ́nà fọ́tún náà ìdá wípé fastabiqul khairat ẹ̀fẹ́lápá ń tètè tí ó bá ti tẹ nǹkan lóore ẹ má jẹ́ kẹ́nìkan gbawájú yín débẹ̀ ẹ máa sáré bẹ́ẹ̀sì tètè rí orí èèyàn mú ìyẹn jẹ́ àdílà díẹ̀ mílẹ̀ kìtàbí wà mí na súnà ìjí ànábì fi káṣe ìdíje só fi lélẹ̀ nínú ẹ̀sìn láti fi túmọ̀ nǹkan ọ̀rọ̀ bá sọ̀kalẹ̀ fún sí ànàbì sàlám ó ní bá wà túmọ̀ al-Qur'an na'am àdílà wà ó fi ìmọ̀ ṣe ìdíje ó fi rinlẹ̀ àkọ́kọ́ jaa fi sahih min hadith ummil mu'minin as-siddiqati binti siddiq aisha radiyallahu ta'ala anha wa ardaha ó ní kunna ma'an sallam fi safarin àti ìrìn àjò kan awọ́wọ́ kan sallam lájò awọ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam lájò anábì wá ní reaction ní àyìn jẹ́ àwọn tí ó lè sáré débi nǹkan tí ń bẹ̀lọ́ ọ̀kan nínú àmì àti ẹ mo ní kọ́ ó ti yá ìbẹ̀ẹ̀kẹ́ ní ìbájọ́ lábájọ́ tẹ́sí sàbákútù mọ́ bá sáré ìdíje ah, ọkún ní okun àtagbára falama hamidu lahma ó ti pẹ́ sí gbàun èmi náà ti wá ìdẹ̀kùn tí ibóbìnrin tó bá ti wọlé kọ tí máa mú obìnrin kẹ ó ti dọ́dọ̀ tèmi náà nígbà mo ti wá tóbi sí ní irú rẹ̀ bá tó ṣẹlẹ̀ lábátó lájọ sáré ìdíje èmi àtọ́kọ mi tàjọ jálù sàásálàm fàṣàbákọ ni nígbàtẹ́mi náà ti tóbi tí mo ti sára annabi bá ṣáájú mi mọ́ ní ah, ọ̀rọ̀ níbi òtí sáájú mi padà ó sì ẹ̀kí sáájú rẹ̀ àníbí wà ní àà ah, hádìí ibi tílíkà bẹ́lẹ̀ ìbá fẹ́ dùn ọ̀ takọ̀kọ́ ti ti ẹ̀nà ǹgọ́ sẹ́mì bínú gbà lẹ́ sọ́rọ̀ wá tọ̀rọ̀ bí wasalam alẹ́ ẹwù ẹ̀kọ́ tó ga lánàá sàlám jẹ́mà àwọn tí wọ́n fẹ́ yìn ókè wọ́n bá bọ́ hmm. because ayé ta wà ní ìsìn àwọn kújọ ojú àwọn bọ́ọ̀sì kú wọn bọ́nu náà Ibrahim ti dé à ń ṣe ìkíni wọ́n sọ ìyàn lẹ́yìn kankan àyà nàbí àgbọ́ yẹn pàṣásùn níbi olè yẹn ti rójú kí náà ní ẹ wọlé ẹ fàbírò fún yàwó ẹ bú ẹkún tẹ bá rọ ma ẹ jẹ́ kó ń kálukú ọmọ ìpẹ́ ayé ta wà lọ́wọ́ yìí ó ti àṣọ́jú tẹ́lẹ̀ bọ́ bá jí lóru ẹ jí ṣùgbọ́n tí ààyè kásẹ̀rẹ́ ìdíje bá wà ànàbí ọyọ́ ọlẹ̀ tí a bá tó ti dìbọ́ sí dìnkà mí ànàbí òtù máa ṣe lọ sọ́lọ̀wà àtọ̀rọ̀bì wasalamu alẹ́ ìyẹlọ́fà nínú ilé mo lè basketball nínú ilé alẹ́ níbi dáàtì mọ̀ ọjọ́ sáré àtìyàwó àtọkọ èyí tí a kàn fẹ́ pàkíyèsí wa ẹ̀sìn èyí tí wọ́n bá ní a máa tàlàyé ń bẹ́ àlàyé ní ẹni a máa sí èyí tí wọ́n bá ti fi ẹ̀ṣàmpù síbẹ̀ káwọ̀ ọmọ fi kan ara wọn brọ́dásì ohun àtìyàwó rẹ̀ wọ́n jọ ma gbábọ̀ ọwà múrù mọ́kítà kékeré bá o lè ṣe fídíò rẹ̀ bí 3 minutes 5 ni ṣe ń tún rí èmi àtìyàwó mi gbábọ̀ nù lé kí lọ́kàn mọ́ wá fídíò rẹ̀ máa Facebook kí kí lọ́kàn ọkọ àti ìyàwó lè sọ wípé jájọ jọ́mpù wá 1000 káwẹ́ tó lè ṣe irú ilé ìrọ̀wà ń rí kọ́dù lọ ń fi ń hayé ẹ̀sìn wa bí wọ́n ṣe bá ní sí in láti sétà ìrójú rẹ̀ lọ́mọ̀ sọ́nà tààlà àtúnbọ̀ anúsọ̀ fẹ́ràn ti yá wa wọ́n jọ kárẹ̀ èdè ìyàsájú ànàbí ìlàkọ̀ọ́kọ́ àmìnà tó sáájú wọn gbà mí bákan náà jẹ́ àfíṣọ́ ìhàyìn من حديث سلمة ابن أكوى رضي الله تعالى عن أرضاه أني كنا رسول الله سلام في سفر أو رسول الله سلام لا جوكا فمر على بني أسلم وهم يرمون anabi wọn àjọ ńlọ àjọ ńlọ sàlám anabi bá rí àwọn bà ní aslam wọn pọ̀ lẹ́ àyàrá wọn wọ́n wá ń ṣeré ìdíje pẹ̀lú ìmá jù nǹkan ẹ̀tọ́ ẹ̀bágó jù ẹbá lè ta nǹkan jù ó ń ṣe ọlọ́run wá sọ wípé irmọ̀ bani ismail fa inna abakum kana ramiyan ẹ̀yin ọmọ ismailu ẹ̀yin lárúbáwá ẹmọ́tẹ́sì ẹmọ́ kúrú ara ẹ máa ṣeré ìjẹbẹ́ táwọn pé ta ló lè ju nǹkan jù náà yín ẹ máa ṣe bẹ́ẹ̀ bàbá yí tó jẹ́ Ismailu o náà ma nǹkan lẹ̀ tí ètì kéèké ọwọ́ rẹ̀ dẹ́sùn inú wọn bá dúdún fa inni ma àbà fulani ọya ẹ máa dún kẹsọ ẹjẹ́ mi náà jọ àwọn ilé sẹ̀pọ̀ méjì ní àtẹ́lẹ̀ àwọn akọ ilé àwọn tí ó wí ní akọ ilé àníbì bá lọ jọ ikọ̀ kan náà fa amsaka ahadul farikoyin àwọn kejì tí ọ̀nà ń ta àti ọ̀nà àwọn tí ó ta sí ẹjù àwọn ilẹ̀ tàtàtà bí ó ṣe bá dàbí ìjọ àwọn kan ní bá ní wọn bá ta nǹkankan mọ́ ó sọ́lọ́ ni ma lakum la turmun ẹ máa jùndẹ́ jù kí ló tẹ́ tẹ́ẹ̀tàntẹ́ ìtàmọ́ wọn ni ya rasulallah kayfa narmi wa anta ma'ahum bó látúnṣe máa báwọn ilé ìsáré èje tó ti lọ jọ ìwọn bó o ṣe jọ ìwọ̀n ta ní òwin nìyí mọ́ o sọ lọ́wọ́ ni ah, ah, irmọ̀ fa inni ma'akum jami'a ọya mọ́ wà ní ọ̀dọ̀ ọ̀kọ̀kẹ́ni ikọ̀ ẹ ara yìí níbi ẹgbọ́ wọ́n ikọ̀ bí ara yìí níbi ọya mọ́ wá وجاء من حديث جابر عبد الله رضي الله عنه in tó súnlẹ̀ náà wà nù hadithu jabir ibn abdullah jabir ni ọjọ́ àfẹ́lá marra bi qawmin àníbì kọjá lẹ́gbẹ̀ àwọn kan nínú àwọn sọ̀hábà yarmún wọ́n tànkan wọ́n jùnkà ó ń sọ́rọ̀ wa ní irmọ́ fa inna abákùn ismail kana ramiya ẹ máa ta ẹ máa jù bàbá yín ismailu ó náà ẹn tọ́wọ́ rẹ̀ sùn tọ́mọ̀ nǹkan ta ni awambo musabako kájọ fi gagbága níbi pé mọ́mọ́ nǹkan báyìí ṣe ìwọ̀n náà máa ṣe tá máa ṣe jùnú wa Ànábì sallallahu alaihi wasallam ó ní ràkùnmí kan wọ́n ń pè ní àdùbá àdùbáwì látúsbàk láàrin àwọn náà wọ́n túnmọ̀ nǹkankan tó ní bá ṣe pẹ̀lú majalatu ilmusabakọ rakumi ànábì ni wọ́n ń pè ní àdùbá kò sí rakumi kẹláyé tí a mú dé báyìí ní gbogbo madina wọ́n ti ẹ̀tọ́ bẹ́ gbogbo ara madina ara ma kún lọ́wọ́ rẹ̀ bí débi pé àwọn sọ́ọ́bà ti gbèsẹ́ mi pé kò lè ṣe sáájú rakumi tó lè wọ́n yẹn sábà pé rakumi nǹkan ànábì yọ yàtọ̀ sí nǹkan tí a ó ń kálukú ti dúó lábẹ́ jẹ́ gẹ́gẹ́ tí wọ́n bá ṣe ìdíje mẹ́dínà pẹ̀lú ràkúnmí tí ọba ti ṣe àdúwáwù mẹ́ kò sí wà lára kúnmí lè sáájú tí àdúwáwù bá ti wà mẹ́ ó ń kálukú mọ̀ pé kò sí ràkúnmí tó ṣàjú bá ní wà lẹ́rọ̀ sọ̀rọ̀ sálàm fàjá àrọ̀bíyùn alákùrúdín lábàrú okùn kan bá wá ogun kùrúdù wà kí na bá ń pè ní kùrúdù òun ní ọ̀dọ́ ràkúnmí tí ètí ìmá sàbíamá tó tó wá jábo lábàrú okùn ọba gun ní gbùnbọ̀ níbọ̀ tí sì ń tọ́lé àrùn àwọn òun bèèrè oúnjẹ ọlọ́ni sọlọ́wà ní kí lọ fẹ́ wọ́n ni mo mú ràkúnmí mi wá ní láti wá fi kójú ràkúnmí annabi wọ́n ti ròyìn ẹ̀pẹ́ ràkúnmí kan ìṣáájú rẹ̀ kan sọ̀hábà ní ràkúnmí mi pọ̀ ta lè fún ọmọdé náà tẹ́lẹ̀ jọ ọlọ́run ó ní ràkúnmí annabi ló fẹ́ bá sá eré ìjì ń bọ̀ ya annabi ní ẹ̀wà túlẹ̀ fún Number two, tú rákùnmọ́ sáàmù lẹ́ fúrakùnmọ́ rẹ̀ rákùnmọ́ rẹ̀ bí ju rákùnmọ́ rẹ̀ lọ rákùnmọ́ rẹ̀ ọ̀dọ́ ni ní abájọ fi gbagága fasabakọtìhà rákùnmí lábàrú òkú lọ́bá sáájú rákùnmọ́ rẹ̀ sàtàlá fàṣẹ́kọ̀ọ́lá ni mùsùlùmí hátà àrọ́fà kìíní yẹn wá lẹ́rà lára àwọn sọ̀hábà fi gẹ́ẹ̀tì wípé ti dùn àwọn sọ̀hábà bí kẹ́ẹ̀nà pé ah, à àti wà kìràkùnmọ́ ẹ̀ kó bí ó gbogbo ń tẹ́yìn ìsá fún torí ẹlòmí ìtẹ́ bá bílẹ̀ pé ṣe kéyò fi gbàgbàgbà wà ní islam kò sínú islam jọ tí èpé tí wọ́n bá dá lẹ́tàn ẹnìkọ́ òdùnrún lọlé ẹnìkọ́ ọ̀bànújẹ́ tamtarun yóò torí Ya ẹ ṣé bẹ́ẹ̀ náà mùsùlùmí ti wá mọ̀ sọ fún àǹsáré èdè wọ́n sọ pé kọmọ kan wá sáré nìkan kọmọ wá sí kí nìkan ìgbà òkú ọ̀sásùn tààpọ̀ àmà kalẹ̀ wọ́n ma wá sí kọmíṣàn lórí Kùránì kí la fẹ́ gbàmì lẹ́yìn ní ìsìn ẹ̀kún àmà bí ó ṣe tàfà bí ó ṣe gúgò nǹkan ah. àmbọ̀ alùsọ̀sọ́m ó ti wá gẹ́ẹ̀tì àwọn sọ̀hábà wípé ha ẹ̀mí wọn ti pasófù inú òdùn Ah, ànábì dá ìyìn tó lọ wá fẹ́kẹ́mì àti yín ọmọ gangan tí ó tún jẹ́kọ̀ fẹ́mì àti yín tá ìkú òlàyé ọwá ajá látẹ̀nà sàásálàm ó sọ̀rọ̀ wa ni kí ló fẹ́ yà yín lẹ́nu níbi pé ràkùnmí kan ṣáájú ràkùnmí mi tí máa ṣáájú gbogbo ràkùnmí ẹ lọ sọ́wọ́ ìnàmì ọlọ́ni ó ti sáǹpù ẹ̀ ìṣesí ẹ̀ nú sẹ̀mí nínú ilé ayé ìṣesí ẹ̀ ni alla a shay'un min ad-dunya illa wada'a nǹkan kan kò ní máa gbèrú nú ilé ayé ìtọ́jẹ́ nǹkan tayé kẹ́ máa gbókò ẹ̀kọ́ ní ń bẹ ni o kèé ṣe pé bọ́yá àpadà sí ibú nìkan ni jẹ́ ń sọ ń bẹ̀ ìtumẹ̀ ni pé ọlọ́run ò sí ayé kò

gbogbo lọ́bẹ̀ kò lè yanjú ẹni ànáníyàn yà lọ ànánà wọ́n bàbá tó wẹ́ tọba kan ilé fún yín bàbá ìtí ń kẹ́lẹ̀ tí ó ti lọ́gbọ̀n ọdún ọ̀kan lérí kójú ògbélé wọn bàbá ti síta wọ́n tó ọmọ kan ti dé o ewùlé mú kúrọmọ yìí ilẹ̀ ibò ló ti kọ́sẹ́ o ọmọ kéèké ọmọ 25 years èmọ̀lọ́mọ eléyìí nípa bàbá àwọn ìtìdó skùn system tó tún bẹ́ndà ní ìsìn ní agbára kọjá báyẹn ìṣesí ọlọ́ni ẹ ń bá wá bá rẹ̀ bá gbà ah, ah, kùránì ìdúró rí jẹ náà ṣùgbọ́n wọ́n ti ń ṣe mistake ní ìsìn ah níjọ́ wọ́n se mistake ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀ inna min ìṣesí ọlọ́run ni tẹ́ ẹ bá ń gbọ́n kankan lásìkò kan àsìkò tí ẹ lẹ ń gbọ́n nǹkan mí tún bọ̀ tẹ́lẹ̀ ò sì lè dínkù ẹ̀tùn àgbélé tẹ́lẹ̀ dínkù tẹ́tùn àgbélé jẹ́mọ́ iṣẹ́ ọlọ́run ṣe wá mújàlọ kápọ́dọ̀ ọlọ́run pẹ́kù lọ kí ló mújàlọ bí tọ́lọ́ yóò ṣẹlẹ̀ sí mímọ̀ yóò ṣẹlẹ̀ sí ilé kéwú yóò ṣẹlẹ̀ sí ilé iṣẹ́ yóò ṣẹlẹ̀ sí ìlú yóò ṣẹlẹ̀ sínú ilé kọ̀ọ̀kan yóò ṣẹlẹ̀ sóko kọ̀ọ̀kan yóò ṣẹlẹ̀ sí bísínẹ̀sì kọ̀ọ̀kan jẹmọ́ ẹlọ pẹ̀ kẹrosín kọ̀ wádó lẹ́gbẹ̀ gáàsì nìsìn ìnà mìíṣẹ́ nílà ṣe gáàsì náà ní ìkẹ́mì tó ń bọ̀ èmọ́ ọlọ́run yẹn subhanahu wa ta'ala business kan tó dáa ní ìsìn yóò pọ̀lọ́run ẹni tí ń ṣáájú ẹ̀ lónìí ó tún lè ṣáájú padà lọ́la ìwọ sábọ̀ lọ́wọ́ bá ìdúró ìtẹ́sí rẹ̀ nú inna min sha'anillah alla yartafi shay'un min kò sí nǹkankan nínú ilé ayé yìí tí ó kódà kọ́ wá kí nǹkan yẹn wá mánéjì ara rẹ̀ pẹ̀lú àánú ọlọ́run kí nǹkan kọ́ mọ́ gbàwájú ẹ̀ tí èkú láyé wà láì bọ́ bá tún kúta nǹkan mí ó dìde tí ó jùlọ ṣùgbọ́n nǹkan pọ̀ jù ní wípé lójú nǹkan gan lọ́lọ́run ti máa dára ọ̀dọ̀ ẹ̀tẹ́ ń gbẹ́tẹ̀ ọ̀dọ̀ ẹ̀tẹ́ ń gbá bọ́ọ̀lù ọ̀dọ̀ ah nígbà alágbàjá bẹ́ńsàn góòdé ọlọ́run ni máa ṣe bẹ́ kí ló wá fà tẹ́mi àti yí ní lo àǹfààní tọ́lọ ń bá fún wa lásìkò táa níyẹn kó tó di wípé ọlọ́run ọgbà tàbí kó tó di wípé yóò fi nǹkan méjì ọ̀ in tí àǹbá ti ṣe é lẹ̀ ìní ọba ní kìdára èsè tí ọlọ́ eléyìí èsè pẹ́ nìkan kàtẹ́ nìkan ẹnì kó ṣe kí ni o ẹnì kó ṣàtẹ́ nìkan fún mọ̀rọ̀dàdì náà ó asálà sáfìlì àwọn arẹ́kọ̀ọ́kọ́ lọ́nà bí sọ̀rọ̀ sọ́lọ́m àwọ̀mbọ̀ ọwá kú àwọn pọ́ìntì ta ní kútùbà yóò lè gbà wá ṣùgbọ́n kí lọ́fà a mọ̀ gbọ́ nígbàtà bá sáramà táa fi stọ́ọ̀pù níbi kútùbà tá ń bá lọ táa fi sọ nǹkan mí nípa ilé àwa ní majalatul musabaqah àwọn ibi tá ti máa ṣe eré ìje majala rẹ̀ wá pọ̀ ọ̀pọ̀ tí èsì kéèké almusabakọ alalhain a máa fi ẹ̀sìn sáré èje almusabakọ bil akdam a máa fi eré sáré èje almusabakọ bin nibol ilé tankan ní tí bátà yóò jìnà jubi tí wọ bátà lọ àfi máa sá eré èje almusabakọ bil rọmọ kájọ lẹ́nkan kìí pàtàbáyìí a máa fi ṣe kíni o a fi ṣẹ́rẹ̀gẹ́ almusabakọ̀ bilmusọ́rọ̀ à ó lè dá mi mo lè dá ọ kájọ mẹ́mù a lè ti ṣẹ́rẹ̀gẹ́ almusabakọ̀ bilkurọ̀ alkọ̀dàmíyà eréje pẹ̀lú ká fi ẹsẹ̀ ká fi gbá bọ́ọ̀lù eréje ká fọwọ́ gbá بشيء آخر إن كميت تطلع تسامة كذا سوينا كاتو سوكوي المسابقة بدبابة نارية kájọ fi manṣin káfi sáré èje gbogbo nǹkan yìí ṣe ń bẹ nú ẹ̀sìn wa bí ó sì nú ẹ̀sìn wa naam ń bẹ nú ẹ̀sìn wa ṣe ń tọ́ bá kẹ́ náà bá kẹ́ naam ṣùgbọ́n ń tọ́ka wà jù ó ní almusabaqatu alqur'aniyya qur'an tọjọ́rọ̀ ọlọ́run sáà lè fi ṣeré èje tàbá lè fi ṣeré èje ṣé a lè fún yàn lórí rẹ̀ tàbá lè fún ìyànlẹ̀bùn ọ̀nà mélòó lẹ̀bùn máa ń gbà wọ́n lórí mùsàlápọ̀ ọ̀nà ni àwọn mímọ̀ pankọ̀ lórí mẹ́ta ẹyọ kan bẹ̀ tí fún bẹ́ẹ̀ o náà ni bádùlì ìwábì nínú imam ẹn tó jó lórí ìlú kó gbé ẹ̀bùn lẹ̀ níbo ló ti fi sọ pé ẹni tó bá gbégbó orókè níbi nǹkan báyìí ń fún rè ìlú àásàlàyé rẹ̀ min àjìnàbí yìí kọjẹ́ pẹ́ ń tí èéfì ara ń tó díje lọ́tún lọ́sì ni ló gbé nǹkan lẹ̀ bàbá kankan wò sọ̀sọ̀ pé á ah, láti gbé lárugẹ mo gbé 10 million naira lẹ̀ ẹfìsẹ̀rẹ̀ ìdíje kúrán mo gbé 15 million naira lẹ̀ ẹfìsẹ̀ ìdíje kúrán kí ni ìdájọ́ rẹ̀ à ń bọ̀ bádùlù ìwádìí mínàlì mùtà áàkìdẹ́yìnì àwọn kan sọ pé àwọn ọya ẹ̀yẹn fi 50,000 lẹ́ ẹ̀yẹn fi 50,000 lẹ́ ẹ̀ṣùgbà agbágbà kí ń dájọ́ rẹ̀ wà bá ìwádìí min ahadil mutaaqidain aw mutasabiqain mutasabiqu olùdíje kìíní ojú èkejì kọ́ jẹ́ pé ẹnìkan nù méjèèjì yóò gbé nǹkan lẹ̀ ẹnìkejì ò ní gbé nǹkan lẹ̀ tọ́ bá sì fine pẹ̀lú àánú ọlọ́run tọ́ bá lè kí wọ́n yọ ọ̀nà mẹ́wàá fún mímẹ́ ọ̀nà mẹ́wàá fún ọ̀nà tí ń bá ṣe mistake ma gbé islander mi lọ 2021 ẹni kejì òfin ẹ̀kẹ́lẹ̀ o inṣẹ́ Allah rahman júmọ̀ àjọ mẹ́jọ òláwà sàràyé gbogbo àwọn àkáàmù èyí tó kẹwàá nù ṣùgbọ́n tó bá dójú ọwájú á padà máa sàràyé àwọn ìdíje kọ̀ọ̀kan tí èmẹ́ ti bọ́ọ̀lù tí wọ́n fẹsẹ̀ gbáyìí kí ni tó dé kí ni tó túlẹ̀ kí ló fà tẹ́sì sọ pé àlàálì ní nípìnlẹ̀ kí ni nǹkan tó lọ forí sọ padà tí ò fi jẹ́ àlàálì láwọn abìkan tí wọ́n bá ti yọ́kù mẹ́ àlàálì náà padà ní sáà lè fọkọ̀ sáré kí ló fà tó fi jẹ́ àlàálì tí àwọn kankan bá ti rọ́lù kò ní jẹ́ ìdíje <laughs> níbi ebi ti ń pàlú nígbà dáadáa wà lẹ́yìn in tó bá ti jẹ́ ẹ̀sìn ẹ̀sìn ni in tí èbá ti ìsẹ́sìn ó ní ẹsẹ́kí ni ó ó ní ẹsẹ ẹ̀sìn àwọn mẹ́sàn kan jọ kan só rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọjọ lò wá fún ìyọ̀nà rẹ̀ jálẹ̀ kọmọ lù ẹnì kọ̀ọ̀kan wá fún ìbínú rẹ̀ alhamdulillah alhamdulillah alladhi khalaqa al-khalqa li'ibadati wa ta'ati أحمده وأجلله وأعظمه وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسلما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام إن الله سبحانه وتعالى أمر نبيه محمدا صلى الله عليه وسلم بتبليغ رسالته وإن لم يفعل ذلك فما بلغ رسالة ربه سبحانه وتعالى لكن الرسول قد بلغ هذه الرسالة أتم البلاغ أتم التبليغ صلوات ربي وسلامه عليه ونصر هذه الأمة أتم النصع صلوات ربي وسلامه عليه وأدى الأمانة أتم الإداء صلوات ربي وسلامه عليه أمتنا إن رسول الله صلى الله عليه وسلم قد بين لنا ما تعلق بالسبق في هذا الدين الحنيف فالسبق عند العرب وهو المسابقة والسبق كذلك هو بلوغ الغاية قبل الغيب أمة الإسلام هناك فرق لغوي بين السبق والسبق وبفتح الباء الجعل أو المال الذي يجعل للمسابق إذا سابق غيره أو نقول السبق هو ما يجعل من المال رهنا على المسابقة أمة الإسلام إن أهل العلم ذكروا اصطلاحات عديدة وتعريفات عديدة للمسابقة ومنها أن المسابقة أن يسابق الرجل صاحبه في شيء فإذا سابق يقول لك إن سابقتني كذا ولي إن سابقتك كذا أمة الإسلام قد دل الكتاب والسنة والإجماع على المسابقة فمن الكتاب قول الله سبحانه وتعالى واعدوا له ما استطعتم من قوة فإذا أمرنا ربنا سبحانه وتعالى بالاستعداد لأدائه بجميع ما ملكناه من قوة فإن ما يساعدنا على هذا من كل وسيلة فإن فإذا كانت مباحة فقد دخل في هذه القوة لأن ما لا يتم المشروع إلا به فهو مشروع ومن ذلكم قول الله سبحانه وتعالى في سورة يوسف إنا ذهبنا نستبق أي ذهبنا ننتظل أو نتسابق على الأقدام وتركنا يوسف عند متاعنا فأكله الذئب ومنه قول الله سبحانه وتعالى في سورة المائدة فاستبقوا الخيرات تسابقوا إلى الخيرات أما ما جاء من قول الله تعالى فاستبق الباب هذا للسبق لكن للسبق في ذاته لا بقصد الغلب لكن من السنة أدلة كثيرة على إباحة السبق أو المسابقة في هذه الشريعة الغراء ومن هنا نستأنف الخطبة الثانية إن شاء الله بارك الله لي ولكم في القرآن والسنة ورفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد جاء في حديث في أحاديث رسول الله صلى الله عليه وسلم ما يدل على إباحة المسابقة في هذه الشريعة الغراء وأن رسول الله صلى الله عليه وسلم بين أحكامها فعلا وقولا ومن ذلك ما جاء في الصحيح لما البخاري من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها أن أمر صلى الله عليه وسلم في سفر فساء فقال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فسابقته فسبقته فلما حملت اللحم سابقته فسبقني فقال هذه بتلك ومن ذلك ما جاء من حديث سلمة ابن الأكوع رضي الله تعالى عنه أرضاه أن صلى الله عليه وسلم مر على قوم من أسلم يرمون يرمون فقال رسول الله صلى الله عليه وسلم ارموا فإن أباكم إبراهيم فإن أباكم إسماعيل كان راميا وأنا مع بني فلان فأمسك أحد الفريقين فقال صلى الله عليه وسلم ما لكم لا ترمون قالوا كيف نرمي وأنت معهم فقال ارموا وأنا معكم كل وأنا معكم كلكم الحديث أمة الإسلام كذا ما جاء من حديث جابر بن عبد الله رضي الله تعالى عن أرضاه أن رسول الله صلى الله عليه وسلم مر على قوم وهم يرمون فقال ارموا فإن أباكم إسماعيل كان راميا ومن ذلك ما جاء في الصحيح لما بخار من حديث أنس بن مالك رضي الله تعالى عنه قال كان لرسول الله صلى الله عليه وسلم ناقة تسمى العضباء وهي لا تسبك فجاء ربي على قعود فسبقها فسبقها فحق ذلك على المسلمين حتى عرف أي الرسول صلوات ربي وسلامه عليه فقال الله صلى الله عليه وسلم إن من شأن الله ألا يرتفع شيء من الدنيا إلا وضعه صلوات ربي وسلامه عليه ومما سنعرج عليه من مسائل المسابقة إن شاء الله تعالى ما تعلق ببذل عوض في المسابقة أي الجعل على المسابقة لكن مجال المسابقة كثيرة لعلنا نكتفي بالمسابقة القرآنية وهي التي تهمنا وهي التي تهمنا في هذه الخطبة إن شاء الله تعالى وسنستمر بعون من الرحمن في الخطبة القادمة في الأسبوع القادم إن كان في العمر بقية اللهم ربنا اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا وحد صفوف المسلمين ودم شتات المسلمين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب علينا إنك أنت التواب الرحيم اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا أحسن عقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب, ومن عذاب الآخرة أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدا فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدوق القائل في مقولة صيّة ثابتة من نسي الصلاة علي من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله تطوع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 عبس وتولي أن جاءه الأعمي وما يدريك لعله يزكي أو يذكر فتنفعه الذكر أما من استغني فأنت له تصدي وما عليك ألا يزكي وأما من جاءك يسعي وهو يخشي فأنت عنه تلهي كلا إنها تذكيه فمن شاء ذكره في صحف مكرمه مرفوعة مطهره بأيدي سفره كرام برره قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره Yeah.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 فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمي وأبيه وصاحبتي وبنيه لكل امرئ منهم يومئذ شأن يبنيه وجوه يومئذ مسفره ضاحكة مستبشره ووجوه يومئذ عليها غبره ترهقها قتره أولئك هم الكفرة الفجره الله لمن حمده Assalamu alaikum wa barakatuh. ẹjọ́ ah, ẹjọ́ ẹ jẹ́ kí a fún wa níbi ìṣẹ́jú díẹ̀ ah, àwọn ṣèkò àwọn fẹ́ bá wa sọ nítorí ẹni pé mọ́ṣáláṣí kún fún àwọn ìdí